Ladies and gentlemen, I present the man of the people, the international outstanding African comedian and classical musician, a poet and orator, Prince Benga Adeboe Fuwata, alias Alahaji, Pastor I am then gay ẹ kú àsìkò yìí ẹ sì kú ìlú ìlú gbogbo màjèsí ìgboro lórí ètò wa fún wọn live ládé sí ní sẹpẹ́ house seven ìṣẹ́rí road òjòdú ìkẹjà olúléeṣẹ́ fún wọn tán tí ń bẹ nílùú nàìjíríà lẹ́kọ̀ọ́ náà là ń ti ń kàn sí yín ta ló lodò ta ló làríyá ta ló léwu ta ló nìjìnlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ni ṣùgbọ́n lẹ́dùn àwa ní mẹ́sẹ̀njà kan aṣojú kan nílẹ̀ alààyè gbẹ̀ngà adébóyè ní í jẹ́ àwọn èèyàn á ní gbẹ̀ngà adébóyè ń gbìyànjú wọn mọ̀ pé mi kọ́ ọlọ́run ni gbẹ̀ngà adébóyè gbọ́ yorùbá wọn mọ̀ pé mi kọ́ ọlọ́run ni wọn á ní gbẹ̀ngà adébóyè láròjinlẹ̀ wọn mọ̀ wípé mi kọ́ wọn mọ̀ pọ́lọ́ ni gbẹ̀ngà adébóyè mewì ké wọn mọ̀ pé mi kọ́ ọlọ́run ọba ni gbẹ̀ngà adébóyè yìí mo rin kọ́ wọn mọ̀ pé mi kọ́ ọlọ́run ọba ni kò sí tí mò ń ṣe tó dáa tàbí tó dùn ju tẹgbẹ́ mi lọ àmọ́ nígbà tí kún fáyà kún ọlọ́run wà lórí ẹ̀ ó wájú dàbí ẹni pé mo mọ̀ ṣe ń nàmọ́ amúlù ìṣàràdà ṣéyà anyakula la okun fàyà kún ǹjẹ́ mo dé lónìí rèé o àbẹ̀fẹ́ ọ̀kín alóyin lóhùn ajoǹpẹ̀rẹ̀ ètí adira ètò orí rédíò bí ẹni dira ogun bí oyin bí oyin kì í tán ní olúkoyin bí adùn bí adùn kì í tán nínú agbè rẹ bí ẹ̀fẹ̀ bí ẹ̀fẹ̀ bí àwàdà bí àwàdà bí ọ̀rọ̀ tó ṣòdo tó ṣòdo kì í tán kì í sì fẹ́ rí nínú ètò fún ọ̀tán ètò tí ọlọ́run ọba àgbáyé fúnra rẹ̀ lọ́wọ́ sí ètò tí elédùà fúnra rẹ̀ jẹ́ baba ìsàlẹ̀ àgbà àti baba ìsàlẹ̀ láéláé fún ètò tí olóòtú ò mọ bí ṣe ń dùn bí ṣe ń dún tí atọ́kùn mọ bí ṣe ń dáa ètò tí atọ́kùn lè sọ àṣírí rẹ̀ ju pé kó mọ yòǹbó kó sì máa ṣàpọ́nlé ọlọ́run ọba lọ ètò tí orísun tíntinú rẹ̀ wá jẹ́ ìyanu àti àràmọ̀ǹdà ètò tí gbogbo arúgbó ayé nífẹ̀ẹ́ àjùbú sí ètò tí gbogbo ọ̀dọ́ ìlú kì í fi ṣàwàdà ètò tí gbogbo màjèsí orílẹ̀ alààyè kì í fi ṣe làálẹ̀ tàbí fún sí tó jẹ́ gbogbo etí tó ń gbọ́ ní yàrá mọ bí ìgbà adìẹ bá rí yan gan ètò tí olódùmarè fúnra rẹ̀ ṣe ní ewé ńlá tí àwọn àgbàlagbà tọ́lọ́hún káyélé lọ́ọ́ sì ń ṣàdúrà pé kéwé ńlá náà ó mọ̀ padà rú wẹ́wẹ́ tí wọ́n ń wí gbólóhùn náà ní gbogbo ìgbà wípé ńláńlá ń tewé sákó ńláńlá ń tewé àgbààgbà ńláńlá ni gbé màálù lágbo ẹran ńláńl ńláńlá lariwo bàálù ní airport rẹ̀ ńláńlá náà ni ti ríru òkun ọlá wa ò ní padà di kéńké iyì wa ò ní padà di tọ́ntọ́ òkìkí wa ò ní padà kó wọ́ọ̀kùn lágbára olúwa ọlọ́run ìyanu àti pẹ̀lú ìyọ̀ǹda àwọn àgbàlagbà pẹ̀lú ìfẹ́ àní ìní olólùfẹ́ gbẹ̀ngà adébóyè àdúrà yín yóò túbọ̀ mọ ràn mí lọ́wọ́ síwájú àti síwá kì í ṣe pé irọ́ ló ń jẹ́ odò ọlọ́jì báwọn èèyàn kan ti ṣe máa ń rò ó sọ̀rọ̀ míì kalẹ̀ paratẹ́lò míì ó bá dáhùn ó mọ̀ gbọ́ káì mọ́ lodù fún mi jọ irọ́ nìyẹn kì í ṣodù odù jẹ́ ọ̀nà kan pàtó tí a fi lè gbára ẹni kalẹ̀ nínú ìṣòro kíṣòro tí bá ń yọjú ọ̀kan bẹ́ẹ̀ ni tó ṣẹlẹ̀ sí mi àtọlọ́pàá kan láìpẹ́ yìí ọ̀pọ̀ nínú àwọn ọlọ́pàá kọ̀ọ̀kan èbó òrìn bí wọ́n ti gbé gbogbo wọn kọ́ mọ̀ ń bá wí o wọn fi gbogbo ara gbé ìbomú ń bá wí wọn. bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ sì ni bọ́kùnrin mi bá fẹ́ fẹ́ obìnrin nípa tí tàbí lẹ́nu àti ọ̀bá gbé ìbò dáadáa tó bá sọ fóbìnrin pé ẹ lò ẹjọ́ máa ó dàbí ẹni pé mo fẹ́ tóbìnrin bá sọ pé ẹ̀hẹ́n wọ́dún mi wọ́dún mi yọ̀ọ́ sàkó ń bẹ́ni <laughs> a ní ilé ìbò lélẹ́yìí. àṣàwọ̀ sẹ́yìn bí mi ti ń bọ̀rọ̀ mi bọ̀ la ń bọ̀ jẹ́jẹ́ ọlọ́pàá tí mò ń wí ní pàṣẹ ọ̀nà òun lọ́ pààsì láyìn wa o mọ́tò méjì ní bẹ níwájú mi èkíní lọ èkejì lọ èmi náà bá tẹ̀lé kí n tó tẹ̀lé ó tún ti fọwọ́ sọ wípé kí n dúró torí big man kan gbé BMW kan bọ̀ lápá òsì rẹ̀ èmi ọ̀bá dáàmú ọkàn tẹ̀lé àwọn ẹgbẹ́ mi ni ló bá ní stop stop stop ó sì ó sì go and meet that man ah mo rò pé <laughs> go and meet àwọn tí wọ́n lọ́ọ̀sì wọ́sẹ̀ ìrè mo ní mo dúpẹ́ go and meet ọlọ́run mo bá mi nìyẹn náà bá dé èyí tó dá mi dúró èyí tó ní wọn mú mi lẹ̀ ó ti lọ́ọ́ sábà oní dm ọlọ́run lọ́mọ tí ń ṣe mọ sáwọn pé ó fẹ́ já something kíákíá ìyẹn náà bá bá mi wé yọ particular kíákíá mo bá yọ particular mo bá fún un ó ní eh, wetin do your tire your tire is uh, can't you see am <laughs> Tire ń sì dá lóòótọ́ ń tilẹ̀ ń tọ́ lọ́hùn ẹni ọba jẹ̀bi kó sóòótọ́ mọ jẹ̀bi táyà ń ọ̀la mo ní wetin do my tire ó ní see am now mo ní wetin your tire is um, uh, your tire is uh, mo ní waiting now ó ní your tire is flexible <laughs> mo ní flexible kan ọlọ́run ọba mi o tó ń tẹnu ẹ̀ náà ni tọ̀ǹtún ní kí n stop dé ó ti gba ntí ọgbà lọ́wọ́ oníbm tán yes make you carry this stupid man to the station nítorí ọkọ̀ àjàpá mọ́ wa mo ní ah, ah, mo wò báyìí pé kí ni ń ṣe léyìí ó ní yes why i stop you you no stop make you carry this stupid man go to station. mo bá wò pé ah, ah, láìla kò sí kí better life kan mọ ìyá mi nínú bíi mẹ́ta tí ń bẹ lọ́ọ̀mì rẹ o láàárọ̀ ìkùtùkùtù ọba àgbò mo bá ronú sí odò tí n lò mo bá bẹ̀rẹ̀ ìbò burúkú yìí mo ní station station mo bá sọ̀kalẹ̀ nínú ọkọ̀ mo bá fi apá ọ̀tún mo bá gàrò mo gàrò sórí ọkọ̀ wítùm báyìí mo ní do you people even know what you are trying to do to me at all? àyẹ̀ <laughs> ìbájá wò pé <laughs> àwé yọ jẹ nkankan o torí bọ̀n tí ọ̀sà tó tún fè bóyì yọ jẹ nkankan mo ní do you people even know what you are trying to do to me at all do you people even realize what the law of okebom says at all do you sterilate in any case the trafficking syndicity of Nigerian transportation of 1968 to the present day at all. I mean, I was heading towards the adjacentity of this area and I trafficated those. and you, in your full excessity, condemn me to fulfill the Duke relation whereby you were trying to intensify the popedom of that BMW man, an action of tripolism, herelism, jacquard, hotolism, satin, and of course a heated flinging of peripelum. You are indeed not super locum to my liking at all. So, what do you say? Ah, ah, ìkíní kan ra kó òun wájú mi ni <laughs> pé oúnjẹ gbọ̀nlélẹ̀ lọ́ọ̀yà ni ọ̀jẹ̀ ọkàn ra kó òun wájú mi ni ìkejì táyà rẹ̀ lé díẹ̀ ní but but but mo ní what is but man what is but in this equality this is rather insurmountable and of course and create a diabolical jingoism if not perpetually succeeded ó ní uh, okay sir you i think say you be lawyer mo ní yes fáwọn èmi ṣe ń bà dey go dey go jọ dey go. ẹlẹ́rú títí ẹ ò já bẹ́yọ èèyàn kan ṣe lè ní irú ọpọlọ báyìí nínú orí kan ṣoṣo tó ń gbogbo sì ń dún tó sì ń sín láti bí ọdún mẹ́rìnlá tẹ̀ ń gbọ́ mi lórí àwọn rédíò rédíò <laughs> ẹni kí làṣírí mi my answer sir ìzèmi náà kọ́ ọlọ́run ni ẹ̀rí báyẹn ẹ̀yin èèyàn wọ́n ní yẹnẹyẹnẹ kẹ́ni ó ṣèmí ọba kan yìí mùjẹ́ yìí náà ni kábí máa ń forí bíbẹ́ ṣe orí mi sì tún ti ń wú ọ̀rọ̀ sì tún ń gùn mí ẹnu sì tún ti yá ń hún mi é pàrìpà ọdún mẹ́rìnlá tẹ́lẹ̀ tí ń gbọ́ mi rìn aláàjì ìsúlẹ̀ àkànfẹ́ ẹ ṣe é lé ní bí mo lo gbọ́ ọdún nínú sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́tún lọ́tún náà lẹ́ẹ̀mọ́ bá mi torí ìdàndán lèmi Olúgbénga Adébóyè mi ò kì í ṣe gíláàsì ayéluṣù sí ilé bá ìdàndán ayé náà ní fìdàndán sí lọ́rùn bẹ́ẹ̀ ni bá bá tún fi kùn ró àfi bá àjìn ọ̀bá jìn àfi bọ́jọ́ òbáyọ ni mọ̀lẹ́kà àti ràwá níyà mi kò ní í yọjú láti tún fi tuntun míì tílédò àní ó fi fún mi kó tó fi jíṣẹ́ bẹ́ẹ̀ náà ni. bọ́rùbárù ràwá níyà ó tún dé gbẹ̀ngà bó ni o elédò àmọ́ tó ń báyìí o kálukú ló ní ti ń lò. ànúnúmanú ni ti màṣá àlàyìndé ti ń jẹ́ wẹ́sẹ̀ and eh, ó ní ànàìkótìm ó ní ànúnúmanú lọ́ọ̀rì bá ń gbélé wá anunu manu lọrẹ bá ń gbére wá orin mi tí mò ń kọ ọmọ ìtò adéwálé wákàmí tí mò ń kọ ètò Adéwálé o ànúnú máa nù lọ́rí bá ń gbé Rawaniya tọrọ tèrò àti tàgbékalẹ̀ ní tèmi Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ Ọlátòyìmíká ire ní tèmi tiẹ̀ ó jẹ àfà ìdín àjìn àfà ìrú òru àfà ìfojúborun tèmi náà ni ẹ̀ ń òní máa jí tèmi tèrò titun ẹ̀yìn raski múnú ẹ̀ mọ́ nínú onírègè blaki adamu yellow man baba baba daniel wilson agamọfin èèyàn rẹ̀ ò ṣe Yorùbá rapin Yorùbá regè ní ti fún wọn fún wọn nu ọlọ́mọ òdùngbẹ̀dẹ̀ òdùngbẹ̀dẹ̀ ọ̀rọ̀ àtòdù tó ṣodo sí mínú náà ní jẹ́kùn dùn mí àràmọ́ wàánú tí kù ìjẹun ọ̀dà àwọ̀ ọ̀dà tiwa yìí náà ni títí tí lórí ogbó bìrìpébìrìpé lomi ọkọ̀ ọ̀dà dídà lomi ọkọ̀ ọ̀dà omi ọkọ̀ yìí sọ̀rọ̀sọ̀rọ̀ òní ṣe ó mọ̀mọ́ gbọ́ ká máa gbọ́ wàá gba ìdí ìkóyè ni ká gbọ́ lágbọ́yé kò pé amúlóòrẹ̀ yòǹbó mo lémi lọ́kàn pàtàkì nínú olórin ìṣẹ̀dálẹ̀ ààrẹ nínú kákéwì tó jiná ògbóǹtagì olórin afro ògbóǹtagì nínú onírègì àgbáyé ọ̀kan kù nínú oníwàkàlẹ̀ yìí amọ̀ra wa bẹ́ẹ̀ rábẹ̀ ní ẹ̀pẹ́ mọ̀ parọ́ kan èmi la pàṣẹ wà nínú kámudọ́lọ́jì gbé kalẹ̀ kó patilé toko lẹ́rìn èmi rèé o squad missile láàrin àwọn ọ̀tá àtẹ̀tù ojúlówó nínú olórin jùjú màkàmàkà nínú onífújì the only asọ̀rọ̀gbèsì of Nigerian electronic media bí n bá ti ń sọ tèmi báyìí bí ọdún fagbọ̀rọ̀ yóò sì máa fún mi létí ni àgàdà máa dàrú kíkọ́ máa wá faṣọ ọ̀sán ìmú ẹja máa dàálẹ̀ ká máa tó sà bóní karosíìnì bá ká bá a dánrú ẹ̀wò ẹkún ní òbú sí ká fojú dìjì ká ṣeré nú ẹ̀fúùfù gbélé lùbọ́ bá bá a dánrú ẹ̀wò yọ wà mí toró lógì làwa àbẹ̀rù afẹ́fẹ́ lẹ́lẹ́lẹ́ àbẹ̀rù afẹ́fẹ́ lẹ́lẹ́lẹ́ àti bẹ̀rù ẹ̀fúùfù lẹ́lẹ́lẹ́ àníkẹ́ fòjó lẹ̀kọ́ máa rọ̀ wọ̀rọ̀wọ̀rọ̀ ọmọ adébóyè ń sábọ̀ tí ẹni tí ò kíyèsí ẹ̀kúlé kọ́ máa kíyèsí ẹ̀kúlé ẹni tí ó sì kíyèsí ẹ̀kúlé kọ́ máa kíyèsí ẹ̀kúlé kọ́ máa ṣe bẹ́ẹ̀ mi ò ṣe ètò fún tèmi kí ni wọ́n wàá fojú ẹ̀kúlé ṣe ayọ̀ ní tèmi adẹ́tẹ̀ ló ká gbénú gbó ẹranko kólé ló ní ká gbáàrin èèyàn eré ló ní ká ṣe inú gbóńlá kìjikìji ẹfọ̀n ló ní ká fàárín ọ̀dàn pàmìdọ̀mìdọ̀ tálíkà ló ará ìlàjẹ ní gbé tí omi bọ̀rọ̀kìn ní ìlú náà ní fi Victoria là ń ṣe bùgbé lẹ́kọ̀ọ́ awọ́ru ló ní ká gbénú gbó òkété ní finú sàṣeyẹ̀wò ẹyẹ ní forí igi ṣelé ó du àwàdà àgbà ọ̀rọ̀ tó ní tó ní tó jàǹjẹ̀ tó jàǹjẹ̀ ló finú èmi Olúgbénga Adébóyè ṣe bùbá àjẹ́ pé ìbà tòní tún rèé o ìbà náà ni wọ́n mọ̀ ju adé afáragẹmẹ ọ̀tẹ́rẹ́ ń ní ó bò ń lòde alágẹmẹ ọ̀tọ́rẹ́ wà lọ bàbá mi rẹ̀ ó ní wọ́n mọ̀ bẹ̀mí lóde bàb bàbá ní ibà lójú ibà náà lálágẹmọ ọ̀gá ní jẹ́ bẹ́ẹ̀ ní fi gba ogun aṣọ gbé òkè. ẹ mo tún wáá fi àsìkò yìí mo fi kí gbogbo label owners pátápátá jákèjádò orílẹ̀-èdè yìí mo kí gbogbo record distributors pátápátá porongodo àtàjèrè ńlẹ́mọ̀ta association of gramophone records and cassette distributors ló ń jẹ́ bẹ́ẹ̀ ní pàtàkì ní pàápàá mú kí ẹgbẹ́ man um, both at room level torí yàrá láti rìkọ́dù láìfù bójú bá ń rọ̀ ń ta shop level nínú ṣọ́ọ̀bù kálukú zone level lẹ́lẹ́kùnjẹkùn níjẹ́ bẹ́ẹ̀ state level tìpínlẹ̀ sípínlẹ̀ kọ́hún federal level ti gbogbogbò tí ṣolórí yanyan òṣèré ilẹ̀ yìí kan ò gbọ́dọ̀ kọyan yín kiri wàláyé ọlọ́ngbọ́ yàsìn ògún àwọn ẹgbẹ́ yìí ló ń ṣakitiyan ọ̀nà tí oní gbàdọ́wọ́ aráàlú nígbà táwọn distributors bá pín látòkè àwọn man a sì pín folóríjorí ìdí nù tí wọ́n fi wí music is the food of love and life àwọn ẹgbẹ́ yìí náà ló ń gbógun sáwọn pirates tó ń jí ogún ológun àtògún ológun jẹ ọlọ́run ọba yóò mọ̀ jà fún gbogbo wa àárín ẹ̀yin àtàwọn òṣèré òní dàrú upman fine music àní ẹ̀yin àtàwọn record distributors ò ní dàrú àárín gbogbo wa àtọ́lọ́wọ́n ọba ò ní dàrú ilé wa ò ní gbóná ilé ò ní gbóná mọ́ yín ọ̀nà ò ní nà yín olúwa ó mọ olúwo ńláńlá wá fún yín àwòrán pèpè ọmọ pèrè pàtàkì wá àtiwájú àtẹ̀yìn labalábá fi hàn Elédùmarè gbogbo ọ̀nà ńlówó ọmọ gbà wọlé fẹ́yìn àtẹ̀mí tó kù bá kú ìdàtọwọ́ rẹ̀ lẹ̀ níbi àṣàtúndé ọ̀làníyì ejò kì í bọ́họ̀ rẹ̀ lẹ̀ kó tó wá padà lọ́wọ́ mọ́ ọ̀la yín tó bá ti wọlé kò ní padà gbọ́ òde kó n tó sá lọ bẹ́ẹ̀ ni ẹ ìran wa tún mo fẹ́ sọdù kan láìpẹ́ yìí. ladies and gentlemen. lónìí náà ni nínú kásẹ̀tì náà ni kò ní dọ̀la ewu inú ni bí ni òní ni ń òkè fún yín. ìyá àbàdàn tó níyàwó <laughs> ọmọ òun ọ̀pọ̀ mi lé òní náà lẹ́gbọ̀ọ́. ìjìnlẹ̀ ọ̀rọ̀ látòrí ìtẹ́mímọ́ tẹ́ ẹ̀ mọ́ ń fẹ́ràn lórí rédíò rédíò n ó tún fún yín lónìí kí ni tòní ọ̀dálé àṣé asánláyé. inú ṣọ́ọ̀ṣì tí mo lọ tá à ń fi yín lọ́n lógo àwọn oríṣiríṣi ìyẹn wo ló yín lọ́n lógo ń bẹ̀ òní náà lẹ́gbọ́. oògùn táwọn mẹsìnì sà sáwọn káà tá a fi wá ń gun mẹsìnì tá a sọ́dọ̀ kadà òní náà lẹ́gbọ́ dákun tún gbé ókè èèyàn èmi àtọ̀rẹ́ mi Gbóyèga Lawal pẹ̀lú Túndé Ọláníyì lákúra wa nú ọkọ̀ là ń lọ ńjọ́ kan rìn <laughs> bẹ́ẹ̀ la pàdé àwọn ọmọ ọ̀rá ìsà ṣètì mọ̀ pé àwọn tiwa nìyẹn àwọn ìjìnlẹ̀ pampam èmi mọ wa mọ́tò sóò dẹ́rẹ́bà wọn pè mí ògo ni fọlọ́hún Gbóyèga Lawal wà lẹ́yìn Túndé Ọláníyì náà wà lẹ́yìn wọ́n jókòó sí onas corner àwọn méjèèjì ń ra ọmọbìnrin kan wà níwájú wọn ò wọ́n ní bàbá mi ayé ada ẹkùn ọkọ kúè túndé ọ̀lànìyàn bá náwó sí mi wò ẹ̀ lọkọ̀ ní wà wá lọ a ò bá sáwá síwájú bàbá mi o tún ṣe bí dírábà ẹ̀mí ẹ̀ agùn lágbára ọlọ́run lẹ́yìn bẹ́ẹ̀sì lágbára ọlọ́run v ló tún máa gùn. ní mi ò fẹ́ <laughs> gbé òkè náà gbé òkè náà. lọ́ba tó tẹ̀lé wa ok ok ok ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi tó dáa báyìí wo lágbára ọlọ́run transporter ọkọ̀ onímú dọ̀ọ̀gì báyìí táwọn aláyé máa ń gbìyànjú ọlọ́run á sì irú ẹ̀ fún ẹ irú ẹ̀ lẹ́yìn ilé wọn wò ó ń wọ̀ fẹ́ ó ní gẹ́rà ọjọ́ ọ̀dájú òsì lọ́ọ́ máa gun katapila ń gbà yẹn <laughs> inú bí ọ pé ok. mo rò pé gbogbo yín lè máa jó bí ewé àjó bí ewé fèyí kọ́gbọ́n. <laughs> ẹ sá máa dúró eré tọmọ ń kéwì ire ẹ̀sà ni ti ẹ̀sán rì ire lónìí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni májóbè ewé ààrẹ mú eléwì gbogbo àgbáyé májóbè ewé lọ́wọ́ kí mi lé ah, gbà tí mo ta amẹ́ríkà dé gbogbo wọn wá wá kí mi àwọn ọ̀rẹ́ àtàfẹ́ni lójú àtàfẹ́ni lẹ́yìn àtẹ̀ntọ́ fẹ́rẹ̀ mi dénú àtẹ̀ntọ́ ló ń fọ́ọ̀sì mi lórí pé ọjọ́ fẹ́rẹ̀ dandan ìbátí kúkú mùsùlùmí fi júbà Ṣàngó wọ́n sàwà wọ́ kí mi ńgbà tí adélé mi mo wá fẹ́ jáde pẹ̀lú wọn ká tún lọ wá nǹkan kan rẹ̀ fún pé kí n sìn án lálejò ní hòtẹ́ẹ̀lì kan ọmọ mi bá ní. dadi dadi i want to follow me. <laughs> ó lóun fẹ́ bá mi jáde Eh, ẹ mọ bu àrísé pé ògbé ìbò ọmọ tí ò tí jọ ọmọ ọdún kan lọ daddy i want to follow me. mo ní okay you see anytime you see me going out and I do not take you with me, you go inside straight and don't ask me. I'm very sorry, daddy. I'm very sorry, daddy. ọmọ bá wọlé lọ lọ́ba lọ jókòó. ẹ gbogbo àwọn ọ̀rẹ́ mi àgbéǹga o ẹ mọ̀ lẹ́kọ̀ọ́ yín o torí ọ̀la ní ìnáni ẹ mọ̀ lẹ́kọ̀ọ́ yín o ọba sàmọ́ mi ni. Yo kenan. Eh? Eh. Aba. Lẹ́yìn ìgbà tá a kúrò nílé mi tí wọ́n rí i pé ọmọ mi gbẹ̀kọ́ abayalé abèfà gbọ́rọ̀ báyìí fẹ́ jáde ọmọ abì náà ni dádì mi òun ọ̀ kọ̀fọ́ léèbó máa bá yín lọ máa bá yín lọ dádì ẹni kọkàn mi sí ọ bẹ́ẹ̀ kọkàn mi sí ọ bẹ́ẹ̀ ọmọ sì ti ya gbọ́ ó ti ya lọ jókòó ah, ah. àwọn èèyàn ń pè ẹ̀yin ọmọ ẹ̀yin ará èkó ẹ̀yin ọmọ yín mọ̀ gbẹ́kọ̀ o adébóyè ah, ní ìhà yìí àbá ti wà lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ wí ìran ọmọ wa rán gbọ́ràn yéye mo ní já lọ lé ẹ̀ já lọ lé ìwọ náà àwádélé ajóbé láìla òun tí bàbá gbọ̀n tàbí ìyá gbọ̀n ọ̀nà bá délé ajóbé gbogbo abábọ́ta náà ajóbé náà fẹ́ mọ bá wa jáde lọ ọmọ ẹ̀ bá ní bá mi ẹ kó lórí kankan sọ̀rọ̀ bá mi o ẹ lọ o ẹ tẹ̀lé yín ẹ tẹ̀lé yín jáde o. adébẹ̀ o fojú sọ̀rọ̀ sí wa ó di jùmọ̀ pé mà sẹ́jú mà sẹ́jú bá mi ẹ lọ o ẹ lọ o. adébẹ̀ bá ní ọ̀ lọ bẹ́ẹ̀ bá mú mi lọ èsàn ní délayọ̀ èsàn ní délayọ̀ mo ní à ń tà wí ń yá àwí fọgbọ́lọgbọ́gbọ́ o mo ní wò ó sáà dùn tọmọ rẹ tàbí kó orin tiẹ̀ lọ́tọ̀ ọmọ ti gbé ọtí pé ń gbé pọ́fọ̀ lẹ́ fi kọ́ ọmọ ọlọ́mọ.